الحمد لله ثم الصلاة والسلام على رسول الله أرسل ينجو كتوك جانب بسم الله الرحمن الرحيم سويني إن شاء الله أبرلت الحمد لله رب العالمين إمام السعدي رحمه الله وأن الحمد لله هو الثناء على الله بصفات الكمال إن تنكبني الحمد الحمد أجانو تكالي هو الثناء على الله بصفات الكمال انتبهني على الحمد oníkẹ́ yà máa yìn Allah subhanahu wa ta'ala pẹ̀lú àwọn ìròyìn tó pé wà bí af'alihi kẹ́yà tó wá máa yìn Allah pẹ̀lú àwọn af'alu àwọn iṣẹ́ tí Ọlọ́run máa ń ṣe ad-da'irati bayna al-fadli wal-adli àwọn iṣẹ́ Allah tó ṣe pé láàrin ó ń lọ láàrin alifadlu wàláàdùlù ni kí ni alifadlu alifadlu ni kọlọ̀ọ̀bá sí ìdẹ̀ra fúnyàn wàláàdùlù àti kọlọ̀ọ̀bá sí dédé lẹ́ẹ̀kẹsí wọ́n ni alhamdu in alhamdu lillahi huwa thana'u ala bisifatil kamal wa bi af'alihi ad-da'irati bayna al-fadli wal-'adli ìdí ní wípé gbogbo àwọn nǹkan tí Allah subhanahu wa ta'ala bá ṣe gbogbo nǹkan tí Allah subhanahu wa ta'ala bá ṣe láàrin al-fadlu wal-'adlu ni Allah bá fi àwọn eléyìí wà al-janna dhalika min fadlillahi azza wa jal àwọn tí wọ́n wọ̀nà ọlọ́wọ́ bá ọlọ́run ọba ni wa ma rabbuka bi dhallamin lil abid ọlọ́ọ̀bọ̀ yìí kí ń ṣe àbòsí fún ẹni kankan wọ́n ni rabbul alamin rabbul alamin kí ni man rabbul alamin wọ́n ni huwal murabbi jami'al alamin wal alamin man siwa Allah na أو رب هو من المربي الذي يربي نحن المربون مربى ni wọ́n tí ẹ man المربي Allah ay ẹni tí gbogbo agbára lé níbi rububiyya fi abúríziki wa tadbi wa ماذا يقال abúríziki wa tadbir wa ma ila dhalik wa man yudabbiru al-amr fasayaquluna Allah naam so huwa rabbul alamin wa hum man siwa Allah bi khalqihi lahum kí lọ́lọ́ bá fi ń ṣe rọ́bù kí lọ́lọ́ fi ṣe tẹ́rìbíà wa láti bẹ̀rẹ̀ so rọ́bà yurabbi kí ni masdar tẹ́rìbíyatan fa'ala yufa'ilu taf'ilatan because fa'ala yufa'ilu masdar ma jẹ́ taf'ilan ìgbà mídẹ̀ ni ó máa jẹ́ kí ni ó taf'ilatan tí wá ní zakaro yudhakiru kí ni mọ́sánmẹ̀ tadhkiran ó dẹ̀ lè jẹ́ tadhkiratan hmm? kìí ṣe gbogbo ẹ̀wọ̀ irú rọ́bà yọ̀rọ̀bí kí ni mọ́sánmẹ̀ tarbiyatan nẹ́fún sọ pé nẹ́fún mọ́ ní tarbiyatul awlad li'annaka turabbihi turabbi waladak ó ma ṣe tarbiya rẹ̀ ó ma tọ́jú rẹ̀ ó ma rí Allah subhanahu wa ta'ala huwa alladhi yurabbina pẹ̀lú kọ́lọ̀ bá dáwa ọlọ́ba ń ṣe rizq ìjẹ́ ẹmú fún wa ọlọ́ba ń ṣètò gbogbo nǹkan hadhihi hiya tarbiya so wọ́n dúpẹ́ fún Allah alhamdu لليس يكبر أي استقراك جميع المحامد استقراك إيش جميع المحامد اللي بينه شروط الصلاة ليس كذلك اذهب إن شاء الله نعم so أي الحمد بيبا تباني كل الحمد gbogbo tó bá ti lè ń pè ní hamdu tó ma fi ń dúpẹ́ lillah Allah nìkan ni wọ́n ni náà wọn èyàn tó sí kó dá wa i'dadihi lahumul alat gbogbo àwọn nǹkan ìdẹ̀ra tá rí láyé Allah ló ṣe fún wa wa in'amihi alayhim bin ni'amil azimah àwọn oríṣiríṣi àwọn ìdẹ̀ra tó lágbára Allah ló ṣe fún wa allati law faqaduha lam yumkin lahumul baqa àwọn àlá tó ṣe pé ta bá lè sọ́nù ta bá lè láti ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ló jẹ́ kí nínú àwọn ni'am lè tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ a mọ́ ń fọ́nú fara kún bíbẹ̀ a dẹ̀ máa ń rò pé a mọ́ ń complain ló fi jẹ́ kí mùsùlùmí ẹgbùdọ̀ jẹ́ tí ó mọ́ complain a complain ojoojúmọ́ kò sí gbá kò sáwò kò sí kòkò bàbá sàṣù ẹ̀mí ló là ń dúpẹ́ complain wá pọ̀ ju ṣúkúrọ̀ lọ aljaza kama ah, kìnnìkan ó pọ̀ ju ìdúpẹ́ ń ṣe fún àwọn aláhù aláàlọ́ tàbádẹ̀ ní káwọ́ àwọn ní àmì tí aláà ṣe fún wa tí má dákọ̀ yọ kánbẹ̀ lásán ó rí pé ó ju gbogbo nǹkan tó rògbò yóò ní lọ unzur ila ni'mati al-ayn imagine kò ju kàdíjú fún 15 5 ìyákalẹ̀ kò sí rí nǹkan kan wá imagine bẹ́ ìjọ wo ló wá dúpẹ́ lọ́wọ́ Allah lórí ojú méjèèjì yẹn ìjọ wo ló ti sọ lókàn rántí pé alhamdulillah tàbá ma ń wà wọn ní àm Allah lórí wa ni a ma dúpẹ́ kódà alẹ́ mọ́rẹ̀ ti pẹ́ ní kìí ṣe wá mọ́ ní ẹmọ́ tó sam'i nǹkan ẹmí olólùdúpẹ́ ní ẹmọ́ tó sam'i ní ẹmọ́ tó basar ní ẹmọ́ tó sham kódà àwọn nǹkan mí tẹ́mọ́ fojú kéré ní ìmọ̀ kí mo fẹ́ lọ tọ̀ mú sí ríbi tọ̀ lójú ẹsẹ̀ o lè mọ̀ kí nẹ́ẹ̀mà ní àfi tó bá rá wọn tí wọ́n ń gbé kẹ́ tó tọ̀ òkìsìmìlà mo ti rẹ́ nìkan tó ń tọ̀ rí mo sì fẹ́ mọ́ sun ẹkùn ìnira tó ní agbára kódà tó bá pàsì pipe sínú láìlọ́n kàbáyì àhákàtà ìfààlì ìnira ìwọ ń tí ẹ easily ìwọ ń mí every second yẹn tó bá fẹ́ complain nípa ọlọ́bàá kí lórí tọ́lọ̀ fi ṣe báyìí fún ọ tó bá kọ́kọ́ ronú mímí lọ sókè lọ sísàlẹ̀ iná ó kọ́kọ́ dákẹ́ náà mélòó mélòó àwọn èèyàn tàti subject wọn sí dialysis ní UIT kidney wọn ò síṣẹ́ mọ́ machine ni wọ́n fi ṣe kidney mélòó mélòó èèyàn tó sì pé gáàsì báyìí náà gbé kalẹ̀ lọ́sítù náà fà sí ní fi mí mímí ìyàwó mi lọ́fẹ̀ẹ́ à ń ṣe gbogbo ẹ̀ lọ́fẹ̀ẹ́ wa ta'ala hálù wọn padà lọ sí wípé la in shakartum la azidannakum ọlọ́run mọ́ mọ́ fi áyà yìí ṣe hujja against gbogbo wa kò sí ẹ̀tí ò fẹ́ ma áyà kó dà jẹ́ tí ò mọ́ kí la in shakartum wọ́n rẹ̀ la in shakartum tó bá ní kò wó dáadáa ó rí páyà yìí yantabiqu tantabiqu alayna tamaman ọlọ́run wala in kafartum inna adhabi lashadid ọlọ́run tẹ bá ń dúpẹ́ orí ọlọ́run ajíláró ah, eh, alhamdulillahi lẹ́dí àhíyáná bádàmà àmàtánà wa ilayhi nushur o kọ́kọ́ jíláró pẹ̀lú ah Nigeria yóò dá chai chai in tẹ́lómi ma ń bá jí ti ẹnu ah ah Nigeria yóò dá fa ọ̀daràn ni o mújírìmù ni o kírímínà ni o alágbàkó ẹ̀dá ni o zọ́ọ̀lìmù ni o ah mọ̀tẹ́dì alàlọ́yì ó lẹ́ni yíó àmójú ọkọ̀ gbéjìláwọ̀ ni pé àà ah, ah, ó ti ọkọ́kọ́ dí kò yẹ kó sọ alhamdulillahi alladhi ahyana ba'dama amatana wa ilayhi an-nushur ẹlòmí ìsúnlànà ó kò tí ẹ̀ jíláwọ̀ ìmọ̀tí so aláwà ní pé tẹ bá mọ́ dúpẹ́ fún Allah tẹ́ǹṣẹ́ alhamdu tẹ́ǹṣẹ́ alhamdu fún Allah nígbò lóòrèkóòrè ẹ máa rí mọ́ tẹ́ dúpẹ́ fún rí dáadáa ọlọ́wọ́ ma sọrí fún yín ẹ jẹ́ ká wọ hálùwa ẹgbẹ̀ kì ní ẹwà aswáwù sí ni kẹka mú commodity kan tó wà very very general tí gbogbo tètè gbọ́yí oní ẹni petrol kí ni mọ́ kí fọmọ Nigeria lórí petrol kí wá nìkan táà rí lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ọlọ́run jẹ́ káwà yìí náà gbọ́njú bá tí wọ́n ń ta níbi 65 naira tó máa ń sọ fún ọ́n gbà wípé ẹ bá dúpẹ́ fọ́lọ̀un tẹ́ẹ̀dẹ̀ continue báyìí ẹ ra ipò yìí ní 1-1 kí láwọn yóò sọ kò possible àà ah, ah. ah, àfà wàhálà yóò sì máa pọ̀ ẹ̀yà àfà wàhálà yóò sì máa ń pọ̀ ma máa ń sọ fún ẹkọ́lọ́mì ni ẹmọ̀ ẹmọ̀ nǹkan tán sọ ní analysis ìwèrè tó ń ṣe láti jọ ìbúrò jásí àwọn èèyàn fi àwọn asbábùn shar'iyya wọ́n fi lẹ̀ wọ́n lé àwọn asbábùn kauniyya káàkiri ó láwọn asìbábù kan tọ́lọ ń dè ṣáán wà káunan tọ́lọ ń dè máwọn nǹkan kọ̀ọ̀kan àwọn asìbábù ṣàríyà yẹn lábúdà an tààtù bí ha gẹ́gẹ́ bẹ̀rẹ̀ náà ni àwọn asìbábù kauniya méjèèjì ní ma ń papọ̀ tí ma ń kún àwọn lọ́wọ́ nígbà tó yá ó di 150 ó yọ ọmọ Nàìjíríà lẹ́nu kí ọkọ̀ ọmọ Nàìjíríà tó mọ́ dúpẹ́ pé Ọlọ́run ó ti yé wa àti ọlọ́run àti gbà pé a ojú wá lọ ọlọ́run àwa fẹ́ dúpẹ́ báyìí láì ṣàkárù tó ń so tàbá ti bẹ̀rẹ̀ sí ní mọ́ dúpẹ́ ọlọ́ bẹ̀rẹ̀ sí ní mọ́ jẹ́ kó mọ́ lékún yóò mọ́ lékún yóò mọ́ lékún yóò mọ́ lékún irú sí ibá ìbó yóò fẹ́ so wípé Eh, kí náà ń pè walanudhiqannahum ah, a mọ̀ fi tọ́ wọn wò akọ̀kọ́ mọ́ jẹ́ ká mọ́ tọ́wò minal adhabil adna nínú àwọn ìyà díẹ̀ tayé iná dúnà adhabil akhir kó tó di yayamal qiyamah wọn làwá ti ń jẹ báyìí ní ìsìn ó ti wá di 1100 a ṣe ń dúpẹ́ ní àrí ọmọ Nàìjíríà nígbà àfi tó bá tó di 10,000 naira per litre ìlú ń tabag of rice nígbà tán tẹ́kún 65 naira eh imagine 6000 naira ìlú ní báyìí la in shakartum wala in kafartum ọlọ́run ti so mọ́ ọlọ́run ti so mọ́ sábàbùn ṣarí ni ó lè yọ́ ó wà wà ní mamlakatul arabiya ti saudiya ibi tó mi ti fẹ́ wọn ju epo mọ́tò lè dédé mọ́tò sí lè pọ̀ ní ọ̀ mọ́tò kí ni mọ́tò ń wà lórí èyàn rẹ̀ lè ka táìmù tí mọ́tò gbéyàn gbanú lè po gbogbo mamlaka gbogbo táìmù tí yàn ló bí abí ẹ̀mẹ́ ẹ̀rin àfẹ́ máa mẹ́bí mẹ́lẹ̀kẹ́ mọ́ ìwùsá very very tó wà òkè kì í sàwọn funfun omi <laughs> red àti yellow in reality so almuhim o ni pé bí ẹ̀bá dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala ah, ọlọ́mọ̀ sí fún alhamdulillah naam ó yà bilhubbi wa ta'adhimi la tufa ìkòrí wa alhamdulillah sana'u مسلم قسم الصلاة والمفيد سوني رب العالمين سوني شوار تربية الله jíjẹ́ rọ́bù Allah Allahu Rabbul Alamin a ní tẹ́rbíyà ní àbí ní pí Allah oun ṣe tẹ́rbíyà wa a ṣàlàyé tẹ́rbíyà yẹn tẹ́rbíyà yẹn ni méjì wà ní amatun wa khassatun èyí tó jẹ́ gbogbogbò àtèyí tó dé ti aládásà lẹ́sà àkọ́kọ́ èyí tó jẹ́ láàmà wọn ni dídá tí ọlọ́ọ̀bá dá gbogbo ayé tarbiyatuhu al-amma ọlọ́ọ̀bá dá kéfèrí ó dá mùmínì wà rizquhum rízìkí tọ́lọ̀bá ń ṣe òjò láti sánmà ni irúgbìn láti rẹ̀ ní ìrọ̀ fún mùsùlùmí ìrọ̀ fún kéfèrí ìrọ̀ fẹ́ranko gbogbo nǹkan oye báyìí àbí tọ́ wọ́n ni wà hidayatuhum àti bọ́lọ̀ ọba ṣe fọ̀nàmọ́ gbogbo wa lima alẹ́tì fi àbàkọ́ ohun fi dúnìyà ọlọ́bàá sí kí ni ó jẹ́ kó ní kálùkù àwọn òkè tó bá fẹ́ jẹun báyìí ló ṣe rìn tó fi márùn ẹranko hmm? law annakum tawakkaltum ala Allahi haqqa tawakkulihi la razaqakum kama yarzuqu at-tayra taghdu khimasa wa taruhu bitana yau sa ni bi hadithi Umar ibi tí ń lọ ní tí ti rún jẹjẹ báyìí ní ṣe lọ láì ṣe pé yóò lọ school nìkan ní wọ́n fi sọ pé are you go school <laughs> gbà tó dẹ̀rù mọ́lú oh sorry do you go school <laughs> wà lè yá fi bílá <laughs> al-kadhdhab naam so eléyìí ni a máa bí wọ́n ni wà lọ́kọ́ọ̀sọ̀ ó wá kú tẹ́rìbí Allah tó jẹ́ titi tó wá specific àmá gbogbo ẹ̀dá tányányá lè yíò kò sí pé mùsùlùmí kèfèrí ọ̀rẹ́ ọlọ́run ọ̀tá ọlọ́run gbogbo nǹkan tọ́lọ̀ bá dá ọlọ́ọ̀bá ń rọ́bà àwọn tarbiyatan ammatan khassa wọn kọ́ wọ́n ni tarbiyatuhu li awliyaihi bọ́lọ̀un ṣe máa ń ṣe tẹ́rìbí àwọn ẹrú ọlọ́run ọba fayurabbihim bil iman ọlọ́run wa máa rọ́bà wọn pẹ̀lú iman ìnígbàgbọ́ alákọ̀ọ́kọ́ yẹn general bí kèfèrí mùsùlùmí gbogbo nǹkan ẹlẹ́kejì ń kọ́wọ́ specific fáwọn awliyahu Allah subhanahu wa ta'ala wọ́n yẹ báyìí àbí bóòdẹ̀ lè ṣe máa jẹ́ waliyun awliya illa bil iman wa ish wa taqwa كسرما بالإيمان والإيش والتقوى أه؟ الذين آمنوا وكانوا يتقون ونجينا الذين آمنوا وكانوا يتقون فهمنا فهمنا شيئا so هؤلاء هم أولياء الله هو أن التربية تو جاء specific one تي الله سبحانه وتعالى tí mo ń ṣe fáwọn tó bá nígbàgbọ́ nínú rẹ̀ tí wọ́n dẹ̀ níbẹ̀rù ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́ọ̀mọ́rọ̀ ìrìnwọ́n lórí al-iman wa yuwaffiquhum lahu ọlọ́ọ̀mọ́ fi wọ́n ṣe kò ń gẹ́ kan ma jásí bí iman wa yukammiluhu lahum ọlọ́ọ̀mọ́ bá wọn pé iman yẹ wa yadfa'u anhum as-sawarif gbogbo tí ma ń gbìyànkó níbi iman aláwọ̀ ma kí ni o ọlọ́ọ̀mọ́ gbé fún wọn òun ní Ibn Taymiyyah rahimahullah ní fi ní pé a'dhamu al-wilaya luzumul istiqamah tẹ́bá ní pé a ah, wòlíì lẹ́ni yìí èyàn tẹ́lẹ̀ pé ń wòlíì jù wallahi tó kú lórí istiqamah ni hadha huwa al-wali àbíká ní òní a'dhamul wilaya débi pé wọ́n tún mọ̀ jogun rẹ̀ bẹ́sẹ̀ jogun mọ́tò pé wòlí ni mí wòlí ni mí wòlí làwọn ìyàwó mi mo ti pọ̀ sí wọn lára wòlí làwọn ma mi ẹran léwa wòlí ni ajá léwa wòlí ni kullu hadha mina shatahat because kayf wàlí wìláyà kìí ṣe tí a máa ń ṣe pẹ̀lú dán tí a máa ń ní pẹ̀lú dán bí i afẹ́yẹn kódà mú sí rí báyìí ó kàn mọ́bẹ̀ ó kàn gún ara rẹ̀ báyìí kò kàn wọlé ni wọlé ni wàlá ẹlẹ́bọ ni ẹlẹ́bọ ni kìí ṣe kódà kìí tí ń ṣe mùsùlùmí débi tó yíwa jẹ́ wàlí eh afáhùn tó bá bà lọ báyìí ó lè yọwọ́ rẹ̀ yóò yọ kó mi báyìí tó yọ àbó lè gbé orí rẹ̀ kó eléyìí yes àwọn nǹkan kọ̀ọ̀kan máa ń ṣẹlẹ̀ nínú àwọn karomat fún àwọn àwòlìyà àmọ́ tó fún ọ̀pẹ́ karoma ní pé kìí sí wọ́n ló ṣe pé ah bóyá mo fẹ́ ṣe tó bá ti di pé mo fẹ́ ṣe fún àmì ohun ó ti kún karama ba but normally àwọn kíní ẹ̀kà dédé máa ń ṣẹlẹ̀ sáwọn alẹ́ elédè ní kò mí normal muslim tó kàn bá ti ẹ̀ lọ ẹlòmílẹ̀lẹ́wà onímímọ̀ tó bẹ̀rù ọlọ́run tó lázàmà tẹ́kúwà tó ní imanun sahihun tó jẹ́ sọ́dìkùn fi imanihi dá'in ila al-khayr mọ̀dáfí wa ní dín kò sí ní gbogbo àwọn kìní kan ẹ̀yìn akànlọ́jọ́ kan ní rí so Allah subhanahu wa ta'ala gbogbo tí ó bá ma jẹ́ tí ó ma dí àwọn àtọ́lọ̀ lọ́wọ́ Ọlọ́run ma bá wọn yọ́kò ń bẹ̀ wà hakikatu ha ẹmọ̀ wo kí wá náà kí ni pàápàá tẹ́rbíyà tọ́lọ̀ ma ń ṣe fún àwọn èèyàn rẹ̀ yìí ó ní tẹ́rbíyàtu tawfiqi li kulli khair Ọlọ́run kàn jẹ́ kí ilẹ̀kùn ma sílẹ̀ fún wọ́n tó bá rí rẹ̀ pé ma ń sílẹ̀ ah, dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala إذا إذا كنت في نعمة فرعها كواجنا سيسيو فإن المعاصي تزيل النعم وحافظ عليها بتقوى الإله فإن الإله شديد النقم هنا والعصمة عن كل شبر ọlọ́wà mọ́ sọ wọn kò ní gbogbo aburú aburú tí ó bá ìmánì wọn jẹ́ tí ó bá àkídà wọn jẹ́ tí ó bá súnnà wọn jẹ́ tí ó bá ìsúnmọ́lọ̀ ọba wọn jẹ́ tí ó bá tẹ́kùwà wọn jẹ́ tí ó bá tọ́wà wọn jẹ́ tí ó bá ìmọ̀ wámọ̀ wọn jẹ́ lófíkẹ́ tó bá ti pípọ́ tí níyù níbi bẹ̀rù ọlọ́run ó ti níyù níbi ìmọ̀ wámọ̀ ó ti níyù wọ́n ni wàlàálà hadha al wọ́n ní ó se ó ṣe é ṣe kó jẹ́ pé ìtumọ̀ ta sọ yìí tẹ́rbíyà ọ̀rọ̀bù rùbùbíyà ẹ̀ ti rí tààlùk tó wà láàrin rẹ̀ báyẹn àtẹ́rbíyà ọ̀rọ̀bù rùbùbíyà rùbùbíyà Allah dídá mímójútó àti rùbùbíyà tẹ́rbíyà kọ́sọ̀ yìí bóyá kíní ta ṣàlàyé ní ìtumọ̀ ó wà síbùrù bóyá ò làsírí fòsásìrí nù kùránì ò tìbùsẹ̀ lásìrí ẹ̀ ìpínná kàdí bí i o wallahi sí bẹnu kùránì irọ́ ló ń pa mọ́gbọ́ta sọ bí wọ́n la'alla hadha al-ma'na huwa as-sirru fi kauni akthari ad'iyyati al-anbiya'i bóyílé yìí ni ìdí àbí àsírí tí ń bẹ láàrin níbi pé òyẹ́bù àrùfàtì àwọn ànẹ́bí ọlọ́ọ̀bá nínú Kùránì tó bá ní kòrò dáadáa àti àwọn adíyàtù nàbàwíyà kí ló mọ̀rí bẹ̀ Rabbana alisa kadhalik Rabbana Rabbana Rabbana Rabbi ya Rabbi ọya jí ká mẹ́ example ẹ̀kọ̀ káyá ká ní fẹ́ mẹ́ وإذ قال إبراهيم رب جعل هذا البيت نعم ربنا أتمم لنا نورنا ربنا هب لنا من أزواجنا رب اجعلني مقيم الصلاة ربنا آتنا في دنيا حسنة رب زدني علما أتبي ربنا ظلمنا ó dà báyìí ni tó bá ti ń sọ rọ́bà náà sànábì tó wí أوسع ما في باطنه تعالوا زو مريم عليها السلام ثاني من يا علي مريم تعالوا تعالوا زو موسى عليه السلام تعالوا زو أنت كيف سأتبقى تعالوا زو آه. إبراهيم من موسى عليه السلام ربي اشرح لي صدري من موسى رب ربي لا تجعل ديار من نوح ولمن دخل بيتي من آه نوح عليه السلام هكذا تاني وامو وأدعية النبي صلى الله عليه وسلم لربنا ربي الربي النبي نعم يا سلام àdísì wónú àfáàní ó bá olójì ok ẹ̀dàdìsì ẹ̀dàdìsì àdísì أبو بكر إني ظلمت نفسي ظلما كثيرا ربي اغفر لي وارحمني نعم شيء وين كونيت اللايف سامي نبغى نعم نعم سيد الاستغفار اقرا إيه انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت وابوء لك بذنب فاغفر لي فانه لا يغفر الذنوب na tamam so wọ́n ni la'alla hadha huwa siburu ok wọ́n ni la'alla hadha huwa siburu fi kauni adìyàtì akthari adìyàtì al'ambiya'i bilish bilafdi abu rabbi Vekka kí ni kí ni kí ni? Naam. Wọ́n ni fa'inna matalibahum kullaha dakhilatun tahta rububiyyati al-khassa. Because gbogbo ta wà náà bí ọlọ́ọ̀bá wá, ó ti kó sínú rububiyya al-khassa, wọ́n ni rabbi, rabbi, rabbi. Àkílótà àwọn ti sọ kí náà ń gbé Mbwa. Mara. Kí ni Ànábì kí ni Ànábì Yunus sọ nígbà tó wà nínú ẹja? Okay, okay. Ke ke nsi galo bi na. Man alayhi salam. Hayyakumullah. Naam. Wani fadalla qawluhu rabbil alamin alam fi radihi bil khalqi wat tadbir wan ni'am wa kamali ginah وتمام فكر العالمين إليه بكل وجه واعتبار so رب العالمين yẹ ó wá tọ́ka lórí wípé dídádú Allah níbi dídá ẹ̀dá dídádú Allah níbi ìmá darí ayátọ̀ gbogbo nǹkan dídádú Allah níbi gbogbo ni'am àti pé bí Allah ṣe pé lẹ́ni tí ò ní bùkátà sí nǹkankan bó lẹ́ni kó sàmọ́ ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá mumú wọ́n bí ọlọ́run jésù olúwa wa ó kú fún mi ó rà mí padà ìjọba ọ̀run dúó máa wo dúó máa wo nǹkan báyìí o jésù kristi kú fún ọ ó ti wá jí padà ìgbà tó kú kí ló ṣẹ̀ṣẹ̀ yẹn ẹ̀ṣẹ̀ yẹn lọ ìgbà tó wá jí padà ńkọ́ ṣe bí chemical reaction <laughs> ẹ̀yìn èèyàn ó tún udna àjò rẹ̀yìn náà ń pè nígbà tó ti jíun tó ti kú ẹ̀ṣẹ̀ ti lọ ó tó ti wá jí bẹ́ẹ̀nà ẹgbẹ́ ẹ̀kọ́ ẹ máa wo ẹni tó tẹ́ntẹ́ lóòun ló kú tẹ́nà pàtó ọlọ́run sọ fánà kòrán pé wà máa kọta lówó wà máa sọ̀là gbùgbù ọlọ́run lẹ́ẹ̀pá ẹ̀rí kàmágbélégù kàzàbùn antum ọ̀pọ̀ ọlọ́run lẹ́ẹ̀pá so jésù tí wọ́n ni o gbàwọ́ ìwọ wá fẹ́ preach fẹ́mi pé kí n gbà pé jésù ni ó gbà mí ó wá ń jóyè pé jésù ń kélérí àgbélébù ah so tọ́wọ̀ ta bá fẹ́ bá èmi náà ẹni ó dásọ fún ni tó ń kẹ́kọ́ láwọn òní èyàn tí ń ké èyàn tí ń ké lóòrùn pé ah ọlọ́run jẹ́ kí ife yìí kọjá mi tí ife bá wá déwájú tèmi tàlì mẹ́wàá ké sí torí ọlọ́run báyìí àbí wọn wà dáràn báhùn kí làwọn mùsùlùmí wọ́n wá lọ chọ́ọ̀chì kí làwọn mùsùlùmí wá lọ bẹ̀ kí lẹ̀ ń wá lọ báyìí ẹ́dàkùn mùsùlùmí lọ́lọ́wọ́ bá mùsùlùmí ní ẹ̀sìn Islam ẹ̀sìn tó pé ẹ̀sìn tí ó sí kankan bẹ́ mùsùlùmí sì fi gold wọ́n sì fi rẹ̀dẹ̀rẹ̀dán wọ́n sì fi wọ́n gba panda wọ́n gba gold lọ́wọ́ mùsùlùmí wọ́n sì fi panda fún ọ̀làntíwsì àbí wọ́n rí ọba mọ́lá lábùkún èyàn tí wọ́n ń gbé sọ̀rọ̀ rẹ̀ lọ́bá afọ́jú nífà kí yẹ̀ mọ́ ń dùn mí afọ́jú lẹ̀ nìyí náà <laughs> ziyara ti fi kọlì <laughs> almuhim o ní pé bí ayi aklin wadinin pẹ̀lú làákàyèwò àtẹ̀sùn la fẹ́ gbé kíní ní tán sálàyé fáwọn kírísẹ́nì ní ó dìkí wọ́n bú wa ṣe bíbú lélẹ́yìn ni reality ní ọ̀pọ̀lọpọ̀ kí ní kẹta ti mú èyàn ti ní ìlànà yìí ni pé èyàn díẹ̀ ní mẹ́lẹ́ face reality ẹwù jòkó tó rakọjá láìpẹ́ ní Israel tíra tara parí lánàá yẹn tíra yìí à ń kó ti fáwọn Christian ní bẹ̀ Bible yìí chapter Matthew chapter 12 verse kìníkan tó kìníkan ìjáwà ń bẹ̀ ni ìwọ́n náà gbé Kùránì kó ti fáwọn náà à kó wá olúwa wa ni kódà nínú kùránì ti iná ẹ̀hẹ́n alhamdulillah ó wà ní pé kódà bá ń sí kùránì chapter 2 verse kìíní kan níwà bọ́ sí ìyún náà ń pè nípa nàmà ah, ó ní ó pé ah, ọlọ́run ni jésù lóòtọ́ kódà ń bẹnu kùránì náà hmm. àmọ́ àwọn kò ti fẹ́ inú báìbù yìí ipé jésù èyàn tí ń foríkẹlẹ̀ tí ń ṣe lọ́n tí wà lọ́lọ́run èyí tí ń sọ fún wa ara o ọlọ́run kan lágbùrọ̀ mọ́ jọ́sìn fún gbogbo àtẹ̀mí gbogbo wa in ó wà ní bẹ́ẹ̀ gbẹ̀fà bí ṣe ń bẹ mátí níbẹ̀ john níbẹ̀ káàkiri nínú bíbélì wọ́n sọ fún mi kéèmì wà mọ́ jọ́sìn fún àwọn mùsùlùmí wọ́n lọ ẹlọ́n gbàṣẹ̀ mọ́ ó sì fẹ́ sọ ààrẹ di kèfèrí nítorí sẹ̀mọ́ 5 kg mú kí tí dàjá lè gbádé ńkọ́ ṣe gbá àwọn àfáà alágbàkó wọ́n ti sẹlẹ̀ ọ̀rọ̀ fún dàjá lè àwọn àfáà súfí alátẹnujẹ àwọn bá tọ́lún àkàlùn àkálíkálí àwọn ti fún lọ́rìn bẹ̀m̀bí ọlọ́kùn oúnjẹ náwà jẹ láyé wọ́n ti bá ọgbẹ̀ nítorí ráìsì Christmas tí mìnú ò fẹ́ mísì àwọn fàtàwà burúkú ìká ní pé òun tún jẹ ráìsì Christmas and woman she was a big woman kí lọ wà lára big woman òun mm, ó oh, ní kíníkan she was a big woman She kíníkan kíníkan she don give me rice kíníkan kíníkan i don go to her house òun wọ́ òun lọ sí ilé obìnrin abọ́gìrì òpé ni wọ́n ní mọ́mù lélẹ́ tí wọ́n wúrẹ́ dẹ̀rẹ̀dẹ̀ ìfà bíbí ẹfẹ́ ilé omi rọ̀ lẹ́kẹ̀ rẹ̀ gbájámọ́ rẹ̀ wọ́n ní wọ́n ní pé the rice you gave us is too small ẹgbọ́n jẹkújẹ òsì <laughs> so jẹ́ ń súfíwà jẹ́ láyé torí ọlọ́run Allahul musta'an an bí alákóṣà náà bọ́bí tẹ bá sọ àwọn èèyàn lòdé ẹn yóò yá àwọn mùsùlùmí pé nǹkan kalawa tàwọn kírísítẹ́nì jọ ń ṣe a'udhu billahi àjọ́ sí kankan ọlọ́run kalawa ń sìn àwọn sí mẹ́ta jésù kristi lólúwa ti wọn allah lọ́lọ́run ti wá jésù kristi ànábì ti wá ní ànábì tọ́lọ́run rẹ̀ sáwà ní ẹlẹ́kùn mùsùlùmí ò ní òmẹ́lẹ̀ tẹ́lẹ̀ sí bá ń pakọ́ fún wa ní tó fi dàgbà sí tí wọ́n náà mọ́ dàgbà kọ́nù múrò sí padà wá change lé ní ẹ̀yà fire to too extreme kò tí wá di pé kí èyàn sàlàyé òdodo o ní extremism ayi ni extremism fi ha dá a ni o mọ́ jẹ oúnjẹ kérésìmesì ẹ́ mọ́ jẹ mọ́ bá wọn dúnú mọ́ kí wọn mùsùlùmí méjì ń kéra wọn kú ọdún wọ̀lẹ́ mú kọjá títí ìgbà àwọn ìyá méjì akọ́ ọdún wà sí tàn sí fáwọn èèyàn kí bó láti ìgbà wọn gbé kan ti kọ́kọ́ mọ́ kí àwọn kírísítẹ́nì wọ́n tó fàá sẹ́yìn gbàdà báyìí wà sí tàtùmọ̀ sí báyìí pé ẹ̀yin mùsùlùmí ẹ má kìrà yín kọ ọdún àwọn kírísítẹ́nì tí bá sì mọ́ fà sẹ́yìn lójoojúmọ́ ilé ni tó yẹ ká mọ́ progress akam regress in àbí àndà kí ní sàwọn èèyàn náà wọ́n ní mùsùlùmí lélẹ́yìn ìpẹ́ra rẹ̀ ìmọ̀ ń jòkó sí sọ́gbù ni táà kírísítẹ́nì bá ti wọn kọjá ẹ bá kí Jésù wọ́lẹ́ ẹ̀rùn bẹ́ẹ̀ ni ẹbẹ́ bá náà gbàdúwà bọ̀ o so belief kan lọ so belief pé tẹ́ ṣe dání wallahi èyí ẹlòmí ò di yamal kiyama yóò bàrẹ̀ láàrin àwọn James àtàwọn Janet ni yóò rá nẹ́bí lọ kẹ́mẹ́ àtàwọn sọ̀hábà àtàwọn mùsùlùmí kì dítẹ́ dúró rẹ̀ṣẹ̀ Islam tí wọn ò torí rẹ̀ sí kan bẹ̀ sí wọn jẹ́ yóò wà bùkà ibọ́mọ́wà ibi tó wà ní o al-mar'u ma'a man ahabba yamal kiyama nítorí jésù ìdán ọlọ́run ti jó yíwa ní kòránì pé yóò ṣe kí ni yóò bọ́pá bọ́sẹ̀ lára wọn yamal kiyama kí ni gbogbo eléyìí kí ni gbogbo ṣàtọ̀ hazan gbáraki àkaná ma ń káàkiri wọ́n láwọn Jehovah Witness kì ní ẹ̀kìdì kan ìgbàwó ìgbàwó ẹ̀rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ kódà tó bá ní kò wọ́gan kò sí tó bá fi tẹ̀lé àwọn eléyìí gan kò sí kìí sí kí bóyá kìí kan alike kò sí reality bí ẹ̀sìn wọn àkídà zero wọ́n tó àwọn sọ pé ìjọba ọ̀run sọ ìjọba ọ̀run tó tún sọ fún wọn gan ìyà ló fẹ́ lọ jẹ́ mẹ́ fèrè lọ́lọ́bọ̀ fẹ́ mẹ́ fèrè nítorí àwọn gbà pẹ̀lú ìjọba ọ̀run tí wọ́n kò sí kíná ń pè ń bẹ̀ kódà kò sí jìmọ̀ àrùn bẹ̀ <laughs> <laughs> kò pọ́síbù in bẹ̀m̀bẹ̀ Ànábì ní pé inna rajula la yu'ta quwwata mi'ati rajulin fil akli wa shurbi wal jima' wa fi riwaya fi shahwa shahwa wà lẹ́bù sí wọn hadithi a mọ́ sí ẹmọ ó mọ̀ bá ọláyọ̀ ṣeré ẹ̀lákan ọláyọ̀ sí olùmá ṣeré kàkiri kò fi ẹ̀ kìrí kan on earth ayé yẹn yóò padà change yóò wá di wo shatahat kullu hadha min al-abatil so al-muslim wallahi kí yẹn musulmi ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé tí ó ń kó jẹ́ mùsùlùmí tó bá ní nǹkankan tó fẹ́ protect mọ́lá pé mùsùlùmí tí mo jẹ́ a ní gbọ́ọ̀nù sàárè nìsẹ̀ kò sí tí ó ṣẹlẹ̀ o wallahi tó bá mọ̀ yí islamu ni ah islamu al huwa dunya wal akhirah wallahi kò sí tó lè mú sunnah ẹnìkan sọ nígbà imam ahmad ó ní man mata ala sunna mata ala al-khayr imam ahmad ní pé dákẹ́ man mata ala sunna mata ala al-khayr kullihi ó fi kúlù sí khairi nìkan kọ́ tó bá kú lórí sunna ó kú lórí khairi nìkan ó kú lórí khairi tanyanya ó kú lórí tọ̀ríkọ̀ tọ̀rọ̀ Rasulullahi sallallahu alaihi wasallam ó bá wọn dé sọ́ọ̀sì rí ó bá wọn ṣẹbọ ó lọ sọ́dọ̀ wọn jálàbí wá kírùn rẹ súnnà tánàbí ní a ṣe gbogbo nǹkan tí ó ránàbí ní ká mójútó lò ń mójútó anta min ahli súnnà ó bá wọn ó kó pọ̀ má wọn ọ̀tá láti ma já súnnà lógún òun kún àwọn oní súnnà lọ́wọ́ anta minhum an bi Allah subhanahu wa ta'ala kuwa fakowa inshallah nake min hada inshallah fa nakra'u shay'an yasiran min al fa nas'alu tawfiq was sadad ma wa yarda assalamu alaikum